الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته إليتي أن شيء àlàyé fún ara wa lọ tí a dẹ̀ ti ṣe àlàyé ní ní àwọn ìdí tí ó ń ṣe àwọn nǹkan tó ń fa tí àdádálẹ̀ albida'a fi dín tó fi jẹ́ nǹkan tó ń hàn tó dẹ̀ jẹ́ nǹkan tó lágbára so káwà mú ní ìfọ́síwẹ́wẹ́ báyìí òun náà ni asababul awwal aljahalu bi ahkami din so ìdí alákọ̀ọ́kọ́ lẹ́yìn tí òun náà ni àìmọ̀kan pẹ̀lú àwọn ìdájọ́ ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n tí ó bá ti mọ̀ katọ́lọ̀ ọba gẹngẹ fúnra rẹ̀ gbé kalẹ̀ lófin kò sí bí òsì ní ṣe yí tí ó jẹ́ ìtọ́lọ́run ògbé kalẹ̀ tó ìyẹn kan máa dá gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn náà ni so kullama imtadda az-zaman wa táwọn èèyàn jìnà sí orípa òjíṣẹ́ orípa iṣẹ́ tánàbí ti mú wá sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìmọ̀ ń kéré sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àìmọ̀ kan gbalẹ̀ sí kama akhbara bi dhalika an-nabi sallallahu alaihi wasallam bi qawlihi ilé ìdẹ́ ni ó nǹkan tánàbí sallallahu alaihi wasallam tó ti already

tí ó wà fà kó lọ́kà àwọn èèyàn tọ́lọ ma fẹ́ gba ìmọ̀ kí ní pé yóò wà gba lọ́kà àwọn èèyàn èèyàn tó ti ní màlánà ọlọ́wà ní pé yá ah, ọlọ́kà ìjọ gbogbo kó lọ́kà rẹ̀ báyẹn ọlọ́run anábì lọ́lọ́run kí ń gbàmọ̀ bẹ́ẹ̀ walakin yaqbidu al-ilma bi qabdi al-ulama títí tọ́lọ̀wò fi ní sí onímọ̀ kakù na fáfí ma ní pé mautul ulama bala'un ala hadhihi al-umma ikú àwọn àfá láwọn àfá tí wọ́n jẹ́ àwọn original àfá wallahi àgbákò ní fún al'umma yìí kódà àfá ma ń ṣàlàyé a whole town abódìdì ìlú kankan sì parẹ́ kan kú dánù ó bẹ́ta fún gbogbo ẹ̀jú ká because afẹ́yọ̀ kan bá ti kú àwọn àtàwà nílùú ẹ̀ náà wọ́n kàdà gẹ́gẹ́ bí òkú náà ni kò padà ní síwúlò fún wọn náà ni so ló fi jẹ́ pé táwọn onímímọ̀ tán bá ti wá kú kí ni ó wá ṣẹlẹ̀ Ànábì ní pé hmm, ittakhadha an-nasu ru'asa'a juhal ru'asa'a juhalan nígbà táwọn àfà bá ti kú tán àwọn táwọn yóò bẹ̀rẹ̀ sí àwọn aláìmọ̀kan ni àwọn táwọn mọ̀kankan ni fàṣú ìlú àwọn ẹgbẹ́ ẹ̀sìn ma bèèrè ìbéèrè gẹ́bà sí màbẹ́ kò síwáṣíwà láyé àwọn yóò nídì láti bèèrè ìbéèrè lọ́wọ́ àwọn èèyàn nìkan bó láṣẹ ṣe léyò bó láṣẹ kírun bó láṣẹ gbàwẹ̀ bó ní kíní káṣẹ tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ ohun fàṣú ìlú wọ́n ma bèèrè lọ́wọ́ wọn fa'aftau bi ghayri ilmin àwọn yóò ma ṣe fatwa láì níma ọ ilé kò sí kankan ilé kìí sàrámù bolo ti rárámù ni fàdọ́lù àdọ́lù wọ́n wọ́n ti sọnù fúnra wọn mú tún wọ́n bẹ̀rẹ̀ sí ní ma sọ àwọn èèyàn náà wọ́láyìí eléyìí dẹni èyàn tó bá wà àwùjọ dáadáa yíò rẹ babanla application hadithi ibẹ̀ láwùjọ táà wà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n pẹ̀rẹ̀ wọn ní àfà àwọn tó ṣe pé àwọn apúrọ́jà ayé ni àwọn afẹ́sì jẹun ní wọ́láyìí láwọn ìgbà tó ti pẹ́ díẹ̀ adébìkà fẹ́ kírùn wọ́n ń wà lẹ́yìn tàfà ìsọ fún mi ní pé ẹ̀yìn ìgbóná láwọn ò sí ibi tó bá tẹ́ bá ti lẹ́lẹ́ kọjú sí ẹwọ fatuwa ẹmọ̀ èyàn ọmọ kankan èyàn ọmọ kankan kò yí sáà àfàtọ̀ èyàn àwọn tí yàn rí láwọn àfà ni aláìmọ̀kẹ́dẹ ní rúúsàn jù hẹ́lẹ̀n òun bá ní ẹ̀ ìgbóná láwọn ò sí olé kọjú sí bínú istiqbalu li kíblà kíyàn kọjú sí kíblà gẹ́gẹ́ nínú àwọn ṣùrútù sọlá ni nínú àwọn mọ́jẹ̀mú wọn ni nígbàtí yàn kọyìn lọ́dọ̀ àwọn àfáà súnnà àtàwọn àfáà tí wọ́n dúró dédé ẹwà mélòó mélòó nǹkan létà ń padà rí pé àfáà tó ṣe fàtíwà fún nígbà yẹn kò lè kọ orúkọ ara rẹ̀ ní lágbáwá létà ń padà mọ̀ yẹn gbà ah, àfáà yẹn kò lè ló jẹ́ pé wàláhì ogun àìmọ̀kanyé nàfàáìhù bil'ilmi ìmọ̀ láti gbé àìmọ̀kanyé kú o àìjẹ́bẹ̀ wọ́n kọ̀ntínú láti máa tàwá ni wọ́n kọ̀ntínú láti máa parọ́ fún wa ni fàlá yuqawimul bid'u illa bil'ilmi wal ulama kò sí tí a lè fi gbójú bídá o kò sí ta lè fi dàyàkọ bídá ta wàláhì kò sí kankan tàfẹ́ fi ṣe àfíìmá àtàwọn tán jẹ́ àwọn olùmá àwọn ulama ló fi jẹ́ pé àìkín èyòkí ń fi ẹnu yẹpẹrẹ àwọn àfá láwọn ulama láwọn ulama tí wọ́n dúó déédéé àwọn kan tó ṣe pé ulama ulama náà bẹ́ẹ̀ ni àwọn náà ni wọ́n ni pé فإذا فقد العلم والعلماء tí ó bá ti sí mọ̀mọ́ tí ó dẹ̀ sí àwọn tí wọ́n ní ìmọ̀ yẹn lọ́wọ́ tí wọ́n máa kọ́ àwọn èèyàn أتيحت الفرصة للبدع أن تظهر وتنتشر ayé ti ṣí ayé ti ṣí fún bídá àwọn àdádálẹ̀ láti máa fákà kiri wọ́n ni wà lè ahliha an yanshitu ayé ti ṣí fún àwọn tí wọ́n bá jọ ní bídá láti jẹ́ kíní láti ní nashat láti wà active níbi ma tàn bídá àwọn káàkiri àti níbi ìmá ta àdádálẹ̀ wà káàkiri so ló fi jẹ́ pé ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmá ìmá ìmá wàláhì ẹ jẹ́ ká wà nínú àwọn zumratul ulama kódà tá bá wà nínú zumratul ulama ká wà nínú àti kọjẹ́ talabatul ilmi láti ṣe pé ojoojúmọ́ wọ́n lékún nínú ìmọ̀ lójoojúmọ́ wọ́n lékún nínú ìmọ̀ lójoojúmọ́ in tí a ah sọ́jọ́ ti wá lọ báyìí eh ó ti lọ ohun sáwà yóò lè rí mọ̀ kọmọ báyìí wàláhì irọ́ ni kódà ṣètọ́nì ní jòkó tí yẹ̀yẹ sincerity bá serious lójoojúmọ́ kẹrẹ ní ọkọ̀ mọ́kọ́yẹ ní kankan lójoojúmọ́ kódà kó yẹ pé ní alif nìkan mọ́kọ́lé ní ọdọ̀ labó tó fi bá kún ọdọ̀ tó labó tó fi tá kún orí pé níjẹta ó tí ẹ̀mọ́ kankan bọ̀ ìgbà tí ó fi di jọ mẹ́ta báyìí ó ti máa alif dé táà díẹ̀díẹ̀ wọ́n náà ti lè mọ́ pronounce ẹ̀ díẹ̀díẹ̀ ó ti lè mọ́ ibi tán ti bẹ̀rẹ̀ ní

ó padà rí pé àà ah, àṣínú àgbákò mọ́ wà lẹ́fìlẹ̀ gbogbo kẹta ń ṣe láyé kìí sí pàdé dé ń ṣe lójú kan abímọ ẹ̀kọ́kọ́lá fún la lóyún ta bímọ yí lóyún ní ìsìn ẹ̀kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ oṣù kan méjì mẹ́ta díẹ̀ máa tún bímọ ọmọ mi tún dàgbà díẹ̀ díẹ̀ years máa ti lé ah ah ọmọ after 20 years ah so na automatically náà ọ̀rọ̀ ìmọ̀ náà a lè expect wípé kí mẹ́ẹ̀kan dédé fún sarawa lẹ́ẹ̀kan náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni bàtà bá fi rí 5 years to come wọ́lá yóò ti mọ̀ nǹkan tó pọ̀ nínú ẹ̀sìn èyí ó ti mọ̀ kódà yóò ti lè mọ̀ mọ̀ fúnra yẹn pé ah, àwílé náà tàn àwílé ni wọ́n tàn because ó pàtàkì ká mọ̀ bẹ́ẹ̀ gan asábàbù sáàni ìdí ẹlẹ́ẹ̀kejì tó ń lead sí wípé kí àdádálẹ̀ kó mọ fákàkiri táwọn ibi tó pọ̀ láwùjọ wa tí ò sí ta fẹ́ sí sí tó jù ká mọ̀ ṣàlàyé lọ ó ní pé ìtìbá ìlhàwà ẹlòmí wàhálà tí ẹ̀kẹ̀kẹ́ ń ṣe ìmà wàláhì ìfẹ́nú ni kódà kí ah, ní wọ́n mọ́ ń kọ̀ yíṣà wọ́n yẹ̀ wọ́n ni kí afálágbájá náà nímọ̀ afáyínà nímọ̀ kí ló wá ṣẹlẹ̀ ah, ó dá ń pọ̀ ló ń sọ dodo whereas òun sì mọ̀ yí pé á ah, nǹkan báyìí lóòtọ́ ilé lóòtọ́ àmọ́ ìfẹ́nu kò ní jẹ́ kó lè sọ ìfẹ́nu ti ẹ̀yẹ yóò wà fi kó bọ́pọ̀lọpọ̀ nínú àwọn aláìmọ̀kan ló jẹ́ kí wọ́n náà tán kí bí yàwó náà ìwọ̀n náà nímọ̀ díẹ̀díẹ̀ tí yóò bá ti nímọ̀ wàlá yóò súnmọ́ pé kí ẹ̀kan bá àwọn tó bá wà pọ́pùlà

annama yattabi'una ahwa'ahum lọ́mọ wípáwà ni yíò ìfẹ́nu ni wọ́n tẹ̀lé wa man adallu mimman ittaba'a hawahu bighayri huda ọlọ́run wa ni ta ló sọnù jù ta ló sọnù jù èyàn tó ń tẹ̀lé ìfẹ́nu lọ láìsí mẹ́nà bí ghayri hudan min Allah láì sí mana láti ọdọ̀ Allah subhanahu wa ta'ala ilé bẹnu suratul qasas so ilé ń tọ́ka lórí wípé ìmọ̀ tẹ̀léfẹ́nu babban láìsàn tó lágbára ní a dáun qatil àìsàn kan a máa pààyàn sáyé ni ó ti kú sáyé wallahi ó ele because ìdídẹ̀ ní pé ele yóò bá òdodo tí kò báyìí tí mo fẹ́ mu látara bẹ́ ǹkan ni ò ní tẹ̀lé in tí ìfẹ́nú ìwọ mọ́ ń wọ́stì lára èyàn tó bá jó ní mímọ̀ ju aláìmọ̀kan lọ ṣẹ́yìn tó bá jẹ́ aláìmọ̀kan agídí ìfẹ́nú tẹ́ èmi ò gbà èmi ò gbà ìtẹ́ ìsọ yẹn bọ̀ tẹ́ bá mú mú mú tẹ́ bá kàdà mú ẹ́ kàdà mọ́ lórí mẹ́lẹ̀ tó bá kàdà yá kò ní ríbi lọ́mọ́

títí yóò fi kú kí ẹmọ̀ bí ọlọ́bà dákùn làwákù níbi ìfẹ́ẹnú <clears throat> gẹ́gẹ́ ni ọlọ́run sọ nínú suratul al-Jathiyah ọlọ́run ni afara'ayta man ittakhadha ilahahu hawahu <clears throat> ọlọ́run ni sóò rẹ̀yẹ̀ kẹta ṣe pé òun mú ọlọ́run ọba tiẹ̀ ọlọ́run tó ń jọ́sẹ̀ ni ọlọ́run pé ìfẹ́ẹnú ni ọlọ́run mi tán jọ́sẹ̀ fún ẹ wo because àlọ́ mọ̀ pọ̀ dòdó ní ni òṣìtún látara afẹ́nú kìí ṣe pé wọ́n náà ń fi lè rí mọ́ sí pé àà ah, ó díẹ̀ kí n tẹ̀lé kí ní yóò bọ̀ omi kí ní tẹ̀lé náà ni kí lásẹ̀lẹ̀ ní tẹ̀lé ni ilé iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kìfèrí mọ́ kangbana tánmọ̀ pa nàbí òdodo ní because ìfẹ́nú gbà kí ni ní ìtẹ̀lé náà ni jàre ó dẹ̀ pé wọn kan kú kódà míwà ìgbà tó ń kú lọ́wọ́ ni wọn inú rẹ̀ tó ń dò ní Abu Jahal nígbà tó Abdullahi bin Mas'ud tó dúró lé lórí ti ọ̀rẹ́dì ṣubú Abdullahi bin Mas'ud wá dúró sórí ẹ̀ báyìí ó ní ya ru'ayyatal ghanam ah ìwọ ọmọkí abdullahi masoud ṣe ẹ̀yẹ gbà ẹni because one believe pé ẹ̀yìn ẹ̀yẹ pẹ̀rẹ̀ èyẹ lẹ́wà lẹ́ tẹ̀lé annabi lẹ́wà ní musulmi lẹ́yìn ó ní ya ru'ayyatal ghanam ìwọ tó ń bá wa dákùtà káàkiri tó ń bá wa dẹran káàkiri ah kódà Abu Jahli tó ń sokó ni fakhoron wa kibron wa ijuban bin nafs lẹni tó ń ṣègbéraga because lọ́dọ̀ lágbára nígbà náà lọ́m ó máa ń pè wọn kí èyàn tó jẹ́ lágbára bí ẹgbẹ́ mi pa mí kí foreigners bá pa mí lọ àwọn lábára láwọn strange <laughs> strange cultures nígbà yẹn ó pè wọn ó pè rẹ̀ bí Abdullah bin Mas'ud bó ṣe gbórí ẹ̀ tó páyẹn ju pé ká gbọ́ pé ara Habasha kan àbí ara Rúmù kan ló pa ah! ìtìjú lágbà ni ìtàfà ní pé ó ń kú lórí ẹbọ lọ oèdò rẹ̀ ha ah! fákùn ní ah! mọ́sá àti kú lórí ẹ̀ ará alúmísà ló pa lágbára bí ẹgbẹ́ mísà ló pa mí fáyà subhanallah ó dẹ̀ kú lórí ẹbọ bẹ́ẹ̀ ó dẹ̀ bá ti ẹ̀lọ bẹ́ẹ̀ ìfẹ́nú tí tí tí tí tí tó fi wọnú sàárì ní fáyà subhanallah an bí ọlọ́ọ̀kú sọ̀rọ̀kún ilé yíò walbidayu innama hiya a nasijul hawa almuttaba alhawa ìfẹ́nú lẹ́fẹ́ mọ́nkà oníbídà ni ahlul bida'i wal hawa àwọn oníbídà àti fẹ́nú a àti fẹ́nú lọ́nkà tó bá ń tẹ̀lé súnnà ni ahlul sunnati wal jama'a àwọn tó wà lórí súnnà àti kájọwà ní ojú kan because tó bá ti di pé bídí àti wọlé yóò dá ìpínyà kalẹ̀ yóò di pé ah bí wọ́n ṣe ń ṣe tẹ́ ti takuta náà bí o ah nílé jọ ṣe mọ́ ní ìsìnbáyìí mi fẹ́ kírùn báyìí bá níbi ṣe ní akíwì lè wọ́n ní pé rárá látara fẹ́nú ó ní rárá báyìí láti máa kí báyìí à nílé jọ kí mọ́ ìnílé kí lẹ́yìn rẹ̀ pé à irun wo ni wọ́n tẹ́ mọ́ kí ó sì takú pé bí ó sì mọ́ kí ní ó kí ni yóò dọ̀pù ni bọ̀ ó ní àwọn kí ní decide láti takò annabi ni sallallahu alaihi wasallam tó bá dẹ̀ ti decide láti takò annabi yóò ráwọn èèyàn tí wọ́n jọ yẹrẹ̀

wa amalan mutakabbalan ọlọ́ba a ń bẹ̀ ọ fún ìmọ̀ tó ṣàǹfàní àti iṣẹ́ olórí àwọn iṣẹ́ tó gbà wa a Allah subhanahu wa ta'ala kó ṣe ní kọ̀kan wálé ní tí ó lè níma nípa Qur'an ati sunna àti katáwọn sahaba àtàwọn salaf tí wọ́n wà lórí ẹ̀ tí ó dẹ̀ lè máa lò tí ó dẹ̀ ní jẹ́ onífẹ́ẹ̀nú tí ó ṣe àǹfàní fún al'umma nabi sallallahu alaihi wa alihi wasallam tí ó dẹ̀ wà nínú àwọn sábàbí táwọn yóò fi padà tán fi ma padà síbi ẹ̀sìn ọlọ́wọ́ هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته